الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم فún Allah subhanahu wa ta'ala àtọrọ alikun kí a ti gẹfún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ibi tí a ṣe àlàyé dé wọ́n ni wípé àwọn tí wọ́n bá jẹ́ wọn murtaddun ehawu ni Islam ní kakọ sí wọn àwọn tí wọ́n láwọn ẹ̀sìn islamu ma adẹ̀ ń jíríwa pé ìṣe kèfèrí ìjádìkó nínú ẹ̀sìn islam ó lè jẹ́ pẹ̀lú àdìsọ́kà tẹ́yẹn ní tó jẹ́ àdìsọ́kà tó tako islam believe tẹ́yẹn ní tó jẹ́ believe tó tako believe islam gẹ́gẹ́ bí àpẹẹrẹ kíyẹn ní believe pé ọlọ́ọ̀bá ń bẹ gbogbo ayé believe yìí believe tó tako islam ni tọ́pọ̀lọpọ̀ dẹ̀ ni pé aina Allah kò wá ní fi kulli makan ìbòlọ́lọ́ bá wà kò wá ní gbogbo ìlọ́lọ́ bá wà ilé ìmọ̀ túnmọ̀ sí pọ́lọ̀ bá ń bẹnu toilet ọlọ́bá ń bẹ nínú lórí àkìtàn ọlọ́bá ń bẹ ilé aṣẹ́wà àti ilé ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyè burúkú àwọn àyè dọ̀tí ọlọ́wọ̀ bá ń kọ mẹ́ta lọ́kan ni ẹkẹ́ iṣẹ́ inú ọkàn ni kì í ṣe tí yẹn sọ jáde believe inú ọkàn ni but believe yín kọ́ yóò gbé yẹn kú nínú ẹ̀sìn Islam nínú ẹni kí yẹn believe rí pé àwọn ìlúmí wà tí wọ́n tún jọ ń darí ayé pọ̀ mọ́ Ọlọ́run Ọba Ọlọ́run nìkan kọ́ ni darí ẹ̀ àwọn àwùtádù ń bẹ àwọn àgùwáfù ń bẹ àwọn àkùtọ́gbù ń bẹ àwọn àbùdálù ń tó believe pé àwọn làwọn darí ayé àwọn làwọn gbé ayé dúró àwọn àtọ́lọ́run làwọn jọ ń control gbogbo ẹni believe iná kọ́ believe tó tako ẹ̀sìn Islam ni so bí àpẹẹrẹ nínú ẹ̀ náà ọ̀rọ̀ ẹnu believe ọkàn lílé àbí ó lè sọ ẹdíkẹ fèrí ọ̀rọ̀ ahán tí yẹn sọ náà ó lè sọ ẹdíkẹ fèrí bí kí ẹ mọ́ fi ẹ̀sìn sí ẹ̀yẹ kí ẹ mọ́ ṣe tẹ̀záwò bí dín kí ma fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe ẹyẹ súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí ma fi ṣe ẹyẹ àwọn tọ́lọ̀ ní a sí kódà kò bá mọ́ jẹ wájìbù kódà kò bá mọ́ jẹ wájìbù kó jẹ́ pé nǹkan báyìí nǹkan báyìí ó yẹ kẹ́ sí bóyá bí siwak Ànábì ní pé sallallahu alaihi wasallam gẹ́bù salibi hadithu Abi Hurairah radiyallahu anhu ní Sahih Bukhari wa Muslim Ànábì ní sallallahu alaihi wasallam laula an ashuqa ala ummati la amartuhum bis siwak inda kulli salah fi bari riwayat inda kulli wudu'i anẹ́bí ní pé tí ìbá ń ṣe kí mo fẹ́ fi ara ní àwọn èèyàn ni ìbá ní kí wọ́n máa lo síwáàkì ní ní tàbí gbogbo tó wá fẹ́ kí wọn àbí gbogbo tẹ́rùn tó wá ti fẹ́ sálù àlá ìtumọ̀ ni pé mustahabu ní síwáàkì báyẹ̀ súnnà ni ó dákí ẹ̀mọ́ sí nínú ọ̀dọ̀ àwọn onífẹ́ in tó dákí ẹ̀mọ́ sí ni tó bá sí ó lẹ́sẹ̀ tó bá lo síwáàkì kẹ́nìkan mọ́ fi bú síwáàkì yẹn sí ẹ̀yẹ e, e, e, orí sí wà láì kúfù ní ìfíẹ̀sì kúdà kí ní ò mọ́ jẹ wájìbù ó sàti jẹ́sìn ni tó bá ilé fi sí ẹ̀yẹ́ iṣẹ́ kèfèrí ni iṣẹ́ kèfèrí ni ẹwà wíyẹ̀ tí fi ní kọ́bù sí ẹ̀yẹ́ òfin tó mẹ́gún ló mẹ́lẹ̀ àwọ̀ ayé wínú gbogbo òfin tó mẹ́gún ló mẹ́lẹ̀ àwọ̀ ẹwọ̀rọ̀ àbíkẹ́ ma fi pé rọ́rùn thau mẹ́sòkòtò kanlẹ̀ kí ẹ ma fi sí ẹ̀yẹ́ tó dẹ̀ rinlẹ̀ ó rinlẹ̀ gbangbangbangba ó clear nínú àhàdìtì pé annabi sallallahu alaihi wasallam izarul mukmin ila ansofi sakihi èyí tó bá jẹ́ múmi ní ibi tí ṣòkòtò tí wọ́n ma ń dí gbogbo aṣọ tó máa wọ̀ kí ń kọjá ìdájọ́ ojúgun wọn tó bá tẹ̀ wá lọ́kùnlọ kọjá kókósẹ̀ wọ́n wá ń fi sí ẹ̀yẹ́ ìwọ olé sí tí ẹ̀ oun ṣe kèfèrí tó bá ṣe àmọ́ wọ́n fẹ́ lómí sí ẹ̀yẹ́ lórí pé níbo lè rí ẹwà kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum ọlọ́run ní sí ayé ọlọ́ba lè fi sí ẹ̀yà àbí ànẹ́bì lè fi sí ẹ̀yà àbí ẹ má mú excuse wá o ẹ ti di kèfèrí lẹ́yìn gbàtẹ́kọ́ jẹ́ mú mi ní tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ yóò ẹni pé haula Ah, ah, ah. àwọn sàábí ànẹ́bí wọ́n fẹ́ràn oúnjẹ burúkú ojú ogun náà àwọn kan wá jòkó wọ́n fi àwọn sàhábà sí ẹ̀yẹ wọ́n ni wà á jùbọ́nù inda lẹ́kọ́ in tí rẹni kẹkàn tó ya ojú ibi tí ibi lẹ́kọ́ mẹ́sílá tó sàhábà mẹ́sílá wọn lágbára gan so ọ̀rọ̀ yìí ẹnìkan ló lọ sọfà nẹ́bí bọ̀kẹ́ tó dọ́dà nẹ́bí ọlọ́n sọfà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́n ìgbàtẹ́ tí lè fi àwọn ẹni yìí sí ẹ̀yẹ́ o tó jẹ́ pọ́n gẹ̀gẹ̀ ní wọ́n gbẹ̀sẹ̀ dání o kọ̀dùkà fàntùn bá da ìmáni kún ẹ̀tì di kèfèrí lẹ́yìn ìmáni so kúfù tó wá mọ́ ń ṣẹlẹ̀ náà pẹ̀lú ròyíròyí kí náà gbẹ̀ ní ròyíròyí iye méjì kí ẹ ma dáùtù kí ẹ ma dáùtù pé èyí sáàdì jẹ́nà sí wà báyìí èyí sí náà wà báyìí èyí sí kí ní wà báyìí gbogbo tọ́lọ̀ tí ló wà kí ẹ ma mọ rólẹ̀ méjì ilé náà kà mọ́ sọ ó wá wà nínú rẹ̀ àwọn ìtẹ́ ma ń fi ara sí bí kí ẹ lọ sí bí sàárè kí ẹ ma lọ bí sàárì kù lọ́mọ pẹ̀lú tó wà níbi sàárì kí ẹ ma dùn kẹ́ sí bí sàárì kí ma jẹ́jẹ fún wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni nínú àwọn nǹkan tó ṣe pé yóò gbéyàn kó ní ojú ọ̀nà ẹ̀sìn Islam in tí ó kàn wà bẹ́ẹ̀ ni pé èyàn tó bá kó sáwọn ilé nǹkan ni Islam báyìí hatta tuqama alayhi al-hujja wa turfa anhu al-mawani' títí tí yóò fi establish proof lé gbogbo tó lè kọ̀dí kíyàn ṣe tẹ̀kfíìmù rẹ̀ ìwé rẹ̀ bẹ́ẹ̀ yóò mú gbogbo mẹ́ bóyá kò ma ní ìyóò sàlàyé fún gbogbo nǹkan tẹ́ yẹn tí ó fò ákìlẹ̀ sọ́nà ìgbà ẹbọ́ mú wà lórí ẹ̀yẹ o ẹgbọ́n ló wá túnṣẹ́ ẹbọ́ ni yóò kò mẹ́ kò ní ṣe àmọ́ àti pẹ́lẹ̀ bọ́nà lónà tẹ́lẹ̀ ní wà ní ẹn kí ní ìntàn bàbá ń sẹ́nu èmi ò ní gbà bí mi ṣe mọ́ sínú ṣe kí wá takọ̀ àwọn bàbá mi ní the same thing táwọn kò fara lẹ́nà sọ ní ẹmù fẹ́ takọ̀ àwọn bàbá wọn wọ́n ti padà kú lórí ẹbọ ìyàtàn bàbá yín ẹ̀kàdà àjọ ni wà alùwárò rí dàkẹ̀kẹ́ rọ asọ́lẹ̀ ìrìnlànà gbé àwọn in tí ma ń tó bá ń kàwọn kútùbùl fiqh kútùbùl madhahib madhabu al-hanafiya madhabu al-malikiya madhabu al-shafi'iya madhabu al-hanabila ó bá ń bẹ̀ bá mú báyìí a mí ma ń lísti 400 sẹ́ nǹkan 400 tó lè bí sọ́ndí kèfèrí nítorí pé ẹ̀kà sọ̀nkan mẹ́wàá báyìí sheikh muhammad bin abdul wahab tó kàmẹ́ṣẹ́ mẹ́wàá àwọn tó mọ́ ń pè àwọn bá ní wàhábíyà wọ́n ti pàwọ́ ah àwọn wàhábíyà ń pè àwọn musulmi kèfèrí o ah ẹwọ́ kí nìdí ẹwọ́ lọ́kọ́nà wákìlù Islam a nínú kútùbù lè fíkì ìsẹ̀ wọ́n kọ 400 wọ́n sì ń kafẹ́kọ́ wọ́n kafẹ́kọ́ là hànábílá o lè ní Málíkì la wà o ní North Africa Málíkì la wà o lọ ka kútùbù Málíkíyà kó lọ báàbù asbábi ridda nínú kútùbù Málíkíyà kó bámbẹ̀ bámbẹ̀ eh àwọn ilẹ̀ ìgbàtún jẹ̀ tí wọ́n tún fẹ́ lè jú ti Sheikh Muhammad Abdul Wahhab tí ẹ̀ bá nífẹ́ àwọn èèyàn lè tẹ́rẹlòmí miskin alùrẹ́kẹ̀ mọ́ sí ẹni pé afá èyí tó ń ṣe yìí kọ́ láti islam mú èyí tó ń ṣe yìí ẹ̀ṣẹ̀ islam kò lílé tó ń ṣe yìí wọláì ẹ̀rù mọ̀ bàyẹ̀wò èyí tó bá kú lórí ilé ọlọ́run ní gbà lọ́wọ́ because the same belief tó the same belief àwọn nasọ́rọ̀ náà ni ó kàn jókọ musulmi sahih òun wá ń kí wọn in reality òun kìí ṣe musulmi pẹ̀lú àwọn belief tó ní o pẹ̀lú àwọn sẹ́tọ̀ ń pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ yíò ẹlùmí òwòyíwò yìí tí mẹ́lọ́kàn rẹ̀ yìí tó ń wú jáde ẹ̀ẹ́dẹ̀ sọ náà wà báyìí ẹwò mi lè lùzọ̀nà méjì o ẹjẹ́ gbádùn ayé tèmi o in tó fa òwe tó fa àsàtàmọ́ndámbìnù tẹ́ni ayé láàsì ká tó sọ̀rùn ìtú ẹni pé ẹ̀ àbí sáyé náà tàbátì sáyé a ma ní lọ́rùn náà kò sáà kígbà tàà dáyé àdáyà kan bọ̀gátà padà yá tàkàdà pẹ́m̀bẹ̀ akàdà mọ́ gbogbo kọ̀ọ̀kọ̀rọ̀ ayé abúnà akọ́ni ayé náà akọ́ni lọ́wọ́ wá ní ẹ̀lú ìtùwà wòlùbí tó ń bá ti di yámọ̀ kìyàmọ̀ náà ẹ̀sà connection náà ni gbogbo ẹwọ̀ kan báyìí honestly tó bá ti gbáwọn ọ̀rọ̀ ilẹ̀ náà ah, bó lè ṣe ń sọ̀rọ̀ báyìí subhanallah gbẹ̀yìn mọ́ wọ́rí àmọ́ bá ṣe ṣe wọn mọ̀ pé ọ̀rọ̀ lọ́wọ́ bọ̀ orí báyìí ayíta wà yí tẹ́lẹ̀ náà ọlọ́n tọba yìí sí orí wà lè sàtà hádì ìdúnìyà bí ṣe yìí àfáàsì jí yíwa ayé yìí sí kàkà tẹ́lẹ̀ náà àṣẹ ni reality gangan ni lọ́lọ́fi sọ pé wà al-akhiratu khayrun laka min al-ula al-akhirah yẹ gangan ló wà khayr ay akhyar ismu tafdili òun ló wà akhyar òun ló dájú al-ula yìí ad-dunya so alákọ̀ nínú àwọn àwákìdì islam láfẹ́ múlé ní báyìí onan pè ní al'awwalan aṣírùkú fi ìbádàtí láhì ta'ala ìmá sí ẹbọ níbi ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala a ìmá kí ni túnmà ìmá sí ẹbọ oní wípé ìmá gbé àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba dẹ́yìn ọlọ́run nítorí nínú nǹkan tẹ́fi kóbá aláwùjọ àti gbogbo àwùjọ táwọn èèyàn tán kóbá ní tán wà oníkan tó yàrin pé sórí tán pèlẹ́ bọ òun náà ni ìmá foríkalẹ̀ níbi òsà ìmá tapó sórí èṣù ìmá gbé ẹbọ lọ sórí ta mẹ́ta ìwó wà wọ́ra rẹ̀ pé wá ẹ̀mí ò gbẹ́bọ̀ lọ sórí ta mẹ́ta kódà mo tó wá ń kírun reason ni pé wọ́n ti bà tààrífì yẹn wọ́n ti bà definition yẹn jẹ́ nínú àwọn táwọn tàdẹ̀ mọ́ sọ à ń sára ìwé lẹ́nà lánàá mo ní pé àwọn nǹkan tó bá wó wọ́n ma ń lówà rẹ̀ wọ́n yẹ rẹ̀ wọn la mọ́jì sápọ̀ àrámù aláàna wọ́n fẹ́nu sátá àrámù débi pé àrámù tẹ́ẹ̀tẹ́lẹ̀ tó mọ́sọ ní tàbí sàhábà kan pé àrámù ní kíní kan ibi tí haram tó wúdé lẹ́nu àwọn sàhábà mọ̀kúrúhù ní mọ́lò wẹ́lú haram ah wọ́n ni mọ̀kúrúhù ní wọ́n fẹ́ lo haram haram yẹ wó lẹ́nu wọn ah in tó lé ní wọ́n mọ̀ mọ̀ mẹ́ta ní tàbí tí ní báyìí eh, àwọn àfáà náà ni àrámù ní kíní wọ́n wá mọ̀ mọ̀ yóò kọ̀dà fẹ́lẹ́ kódà kírísẹ́nì gan àrámù ni o ẹ̀fọ́ ọkọ̀bìnrin àrámù ni o àrámù ni ó ń ṣeré ni ó àfáàrùn ni ah, àrámù ni àrámù ni bọ́sí mọ́mọ́ sí ni beat down magnitude tó wà bí kìíní ẹ beat down ẹ gbáwọ́lẹ̀ ní mọ́ dàmà àrámù ni so bá ní pé zina hey mo ti dá mo ti ṣe ribó mo ṣe zina ní ìsinmá yìí kí ni ní gagini ká wọ́n kàn mọ́mọ̀ fẹ́nu beat ẹ̀ down so that mo neutralize wọ́n pè ní neutrality mo neutralize ẹni ìwé náà ni ọ̀rọ̀ ìtẹ́kìlá bà ìtẹ́kùn láwọ́ ìtẹ́kùn láwọ́ àfáwọ̀ ìtẹ́kùn àwọn yóò sì mọ̀ bí kò gbá ìlú lójú wèrè ní ó ní èyí torí ìtẹ́kìlá ọlọ́ọ̀sán sọ Kùránì ọlọ́n ya ayyuha nabi ìtẹ́kìlá ọlọ́n fún àgẹ́ sọ fún ànẹ́bì pé mọ́ pẹ̀wọ́ Muhammad ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run ma annan nabi sallallahu alaihi wasallam atqan nas qalban fi ń bẹ̀rù ọlọ́run bá jù ọlọ́run tún wá ń tún reinstate ẹ̀ ọlọ́run tún wá ń emphasize ẹ̀ ẹwú bí wọ́n bá ìṣẹ́ gbogbo tó wọ́n dẹ̀ bí tẹ̀ dáhùn gẹ́gẹ́ bẹ̀ náà wọ́n bí tí ọ̀rọ̀ ẹbọ wọ́n wéṣtì ọ̀rọ̀ ẹbọ tó yẹ́ fáwọn rẹ̀ báyìí kẹ̀yìn sẹ bọ̀ Sheikh Muhammad Aman Al-Jami rahimahullah nínú àwọn àgbàfà súnnà tí wọ́n ni pé nílùú àwọn Ethiopia ni wọ́n wà níbẹ̀ náà àwọn olóòsà ti gbá gbogbo bẹ̀ tán pé àwọn lọ́rẹ́ tán aláfà wọ́n ti gba everywhere wọ́n ní ìbínú ó jòkó báyìí wọ̀bìjà níbi lè kọbùrù sàárè bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ àwọn èèyàn fẹ́ mọ̀nà láti bẹ̀rẹ̀ ṣẹ́kàrẹ̀ tó ya ìyàkúyà aslan ni pé wọ́n fẹ́ mọ̀nà ní wọ́n rí ẹ̀sìn Islam eh ẹ̀sìn ló dátọ́ yìí àmá wọn tán rí láàfà ń gbà yẹn àwọn tó pé in reality mú òfin òsálẹ̀ kódà mí gan wọ́n hate ẹ̀sìn Islam mọ̀ ọgbẹ́ ẹ̀sìn ẹ̀ ti already balẹ̀ wọ́n hate ẹ̀ sáàjọ ẹ̀rùn ó ti balẹ̀ already tó bá gbé tẹ́ẹ̀dẹ̀ jáde àwọn èèyàn hate tó ń gbà in tó dùn tó hate ẹgbẹ́ tí kò sí mí kò ṣe dùn tó kìí ṣe gbé ní mọ́fẹ́ tó dùn wọ́n ní àfọwájú kó báyìí sáré mẹ́lẹ́gbẹ̀ẹ́ àwọn yóò bá ṣe tí a lè pí àwọn tó àwọn òdáyẹ̀ kàmọ́ tí wọ́n àwọn ẹ̀sẹ̀ wọ́n ní Islam ni sáà lè pè wọ́n ká mọ́ tọrọ nǹkan lọ́dọ̀ wọn àfọ́ ní pé náà ṣe rí náà tàfà ń sọ bóyá odidi 100 generations ti sì kò bá wọn dáyẹ̀ lórí náà tàbà kan aṣọ lẹ́gbẹ́ ìṣe fatuwa fáwọn èèyàn tó lè ní ìmọ̀ ìṣe fatuwa in tó bá ti mọ̀ monoscope a ìmọ̀ ìlọ kàtẹ́rẹ̀ ìdákùn sórí bí ẹ̀kẹ̀ ẹ̀kẹ́ tí wọ́n kàn generation ọmọ tẹ̀lé generation lórí tafasọ bí se mẹ́sẹ̀lẹ̀ ní wọ́n wájú yẹ́wọ̀n yẹ̀ wípé sẹ́gidán pẹ̀lẹ̀ bọ ìmá gbé ìpèsè lọ sókítà mẹ́ta bọ́ ní ìsìn báyìí náà sáàyè ma gbé pèsè lọ sókítà mẹ́ta ni ó ní pé padàpadà sípìlẹ̀ yẹn náà recently àwọn kan tàbáká wọ́n pè kí níkan ni àtàbákí ó ní pé kí n sèyàn blálà kájẹ́ bí ní mọ̀ sọkún ìmọ̀lú àwọn èèyàn tó wá sọkún ìtọ́lù ọ̀tọ́ ma ń pèpè lọ sí ibi ẹbọ tán gbájúmọ̀ kan pèpè lọ sí ibi ẹbọ olómọ́ sọ fáwọn èèyàn pé ìwọ tó bá jẹ́ yahoo fáwọn yòókù ẹ̀ client náà àfáà ní pé rárẹ̀ ó popular by lórí Facebook ìwọ tó bá ní kíní fáwọn èèyàn client náà tó bá lọ́sẹ̀ fáwọn èèyàn náà ẹ̀dàkùn yahoo yahoo kí ẹ̀mọ̀ polówó yahoo yahoo fáwọn ọmọ ìwọ tó bá ní kíní gan ọlọ́wọ̀ ni a mẹ́gbẹ̀ẹ́bọ ẹmọdé sọ ní ó ní kódà àwọn ọmọ níbi adama gan gbẹbọ ìpèsè ó ní ìkọwọ̀ bá kò bá nẹ́ni fàtukúbìlà min àhàdíhìmá wà lámùtakọ́bal min al-akhar tọ́lọ̀ bá ń sọ ní kòkà ó lẹ́bọ̀ ó ní pèsè náà gbẹbọ náà gbé wà ní mẹ́gbẹbọ lọ wá záàdù záàdù tó dájú ọgùn ogun náà gbé záàdù tọ́lọ̀ fógún recently ìgbà tó wá di pé kìíní business ti ń bàjẹ́ àti ojú ti ń wà lójú lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n ti ń pè láwọn àfẹ́ ẹlẹ́bọ ó wá ń kí ní kí náà yìí kan èyí tẹ́ ń bá Islam jẹ́ tẹ́ fàyẹ̀ lókùn tó wá kánà fàyẹ̀ lókùn ìwọ ìwọ gẹ́gẹ́ criminal bọ̀ kí ní káwàtà yẹmọ̀ sí oní pé mọ̀rọ̀ wá gọ̀ aburú tó ń ṣe tẹ́lẹ̀ ó wà fẹ́ da ìpẹ̀gbó ara ò ní da ìpẹ̀gbó aburú tó ń ṣe yìí mọ́ da ìpẹ̀gbó náà sí bọ́ọ̀lù fẹ́ bọ̀ káàkiri tẹ́lẹ̀ wọ́n ń pẹ̀ nìkan ní the eh, lord of soap ìkaná àfà nípa wọ́n ń pè ní the lord of soap ẹ imagine ẹ̀nà ń pè lẹ́bọ̀ sóòpù ni ọṣẹ mọ̀ nípa ọṣẹ ogun ogun tó máa ń ṣe tó máa ń jó lé jó rí ọmọ tuntun orí rẹ̀ lẹ́jọ́ tí wọ́n dà nǹkan sí tán gún láwọn asọ́dọ̀ṣẹ́ ó wà máa fi wẹ́ wọ́n ń the lord of soap kí ni ẹ̀ wọ́n tún wá rí pé àwọn aláṣìṣẹ́ tó ṣẹlẹ̀ láìpẹ́ yẹn tó ń tó àsì wípé ẹ̀yìn àfá tẹ̀bádọ̀ alẹ́ta mọ́ gbógun ẹmọ́wò ìsìnàgbò àwọn àfá lọ gba ogun lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn kírísítẹ̀nì wọ́n gbà lọ́dọ̀ àwọn àfá awọ́rò táwọn kírísítẹ̀nì ṣe sí church láyẹ̀ fẹ́ pọ̀ church wọn ọdọ̀ àfá lẹ́tí lọ́gbà pẹ̀lú ṣe ń pín in tó dùmí nípa àwọn kíni kìí ṣe tó pamọ́ in tẹ́gbẹ̀dì náà ma ń sọ ní gbà òlọ́gbà ọ̀rọ̀ tó dájú lọ́dọ̀ àfá àwọn àfó tí ó gbé nǹkan ti bàjẹ́ báyìí gan gbogbo kí nílẹ̀ ní o ẹbọ ni àmọ́ wọ́n ti bá wòye di ẹbọ wọ́n ti gbé ipé o ìtẹ́ǹpẹ̀lẹ̀ bọ́ ni tó bá ti tako sókè súnulé bá ti tako sókè súnulé àbí ṣe mo ní Ṣàngó ní tó wọlé ní ṣe ọ̀wọ̀ yàrá mi orí Ṣàngó mẹ́ tó rí ìrọ̀sá mẹ́ tó rí pọ̀ nílé mi tí mo ń ta ilé ta ṣe kìí ṣe bọ́ à ń ṣe wà sílà sọ́dọ̀ ọlọ́run ní à ń wá tẹ́kùn lọ sọ́dọ̀ ọlọ́run ní wọ́n fún náà gbogbo mí ilé nǹkan wò àkíkọ̀ wọn islam aṣírùkú fi ìbádatillah èyí tí fi ń islam gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ẹ̀tọ́ ọlọ́ọ̀wá ní kìí sí ó pọ̀ gan gbogbo tó bá ti jẹ́ pé Ọlọ́run ni to nìkan mo ní tó bá ilé gbé fẹ́lómi dẹ́yìn Ọlọ́run ọba ó kò sẹ́bọ̀ wu Ọlọ́run ni èmi nìkan ní ẹ máa pè bó bá ilé gbé ẹlòmí dẹ́yìn Ọlọ́run níbi tó pọ́lọ̀ nìkan ló lè ó kò sẹ́bọ̀ ọba ilé kó má jẹ́ kí ó rọrùn fún àwọn àbíkò tẹ̀ mẹ́jọ síse rárá fáwọn alágbàkọ̀ àtàwọn ẹni bí ẹ̀dá láti dẹ̀ ìsìn fún alójú so inṣáàlá a tẹ̀síwájú níbi ní ọ̀la ọ̀rọ̀pọ̀ mẹ́gan hada wa